نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أركف فالله سبحانه وتعالى lórí gbogbo àwọn ìdẹ̀ra àti àánú àti ọlá àti àwọn orí Ọlọ́run ọba lórí wa tí ó tún jẹ́ kí ó rọrùn fún wa láti péjọpọ̀ láti wá ìmọ̀ nípa ìsìn Ọlọ́run ọba ìmọ̀ níbi ìpìlẹ̀ ìmọ̀ níbi tí èyàn ó ti láwájú Ọlọ́run Ọba níbi tó ṣe pé tó bá ti dó ó ti dó nìyẹn èyàn ti là tó bá sì ti wọ́ à èyàn ti kẹran lọ́dọ̀ Ọlọ́run Ọba so ọ̀nà ni sharhu nawaqid al-islam so àbí durusun fi sharhi nawaqid al-islam àwọn ẹ̀kọ́ níbi àlàyé àwọn nǹkan tó ma ń ba islam jẹ́ tí ẹni ta nífẹ̀ẹ́ afáwà gbà الشيخ Salih الفوزان الفوزان. al-Fawzan ibi tí a ń ka ọ̀rọ̀ dé fún wa òun ni ibi tí wọ́n fi ń sàlàyé àwọn muqaddimatun nafi'ah wọ́n sàlàyé àwọn ọ̀rọ̀ tí síwájú tó ṣàǹfààní so qabla shuru'i fi sharhi nawaqid al-Islam síwájú kan tó sàlàyé nawaqid al-Islam wọ́n wọ́n jẹ́ kó yé wa gangan kí ni wọ́n ń pè ní islam torí oríṣìíríṣìí definition lè yóò rí fún islam in tí a fi gbọ́dọ̀ wà very careful nìyàn kí a fi gbọ́dọ̀ máa ṣọ́ra irú àwọn tíra tí wọ́n mọ̀ ká láti fi wá ìmọ̀ ẹ̀sìn irú àwọn tíra tí wọ́n mọ̀ ká láti fi wá ìmọ̀ ẹ̀sìn yẹn gbọ́dọ̀ ṣọ́ra gan oríṣìíríṣìí àwọn tíra pàápàá jùlọ ń gbà mí àwọn tíra tán bá kọ léèbó oríṣìíríṣìí ẹlòmíì ẹlòmíì máa ń wò pé ẹ̀sìn bí philosophy ni ma ń mú ti wọ́n má jẹ́ pé skú Socrates nìkan ló fẹ́ lọ mú Kratos náà papọ̀ mọ́ mú ẹlòmí náà ma mú kanú àwọn ọ̀tọ́ ọlọ́run náà mú ma kó gbogbo ẹ̀ papọ̀ sẹlòmí náà ma ń wò pé bẹ́ẹ̀ náà lẹ́ ti ṣe rí oríṣiríṣi àwọn ọ̀nà tán fi define Islam lẹ́lòmí ò fi define rẹ̀ so bẹ́ẹ̀ bá ṣe ma ń ṣe bí àwọn òwe yẹn ni pé ẹ́rí pé tán bá fẹ́ sàlàyé rẹ̀ wọ́n ni definition of Islam according to but according to John Miller ẹni ọ̀gá ta ló fẹ́ sàlàyé Islam fún wa John Miller oye ìpé according to John Miller he said Islam is kìníkà kìníkà so irú ìwé tí yíò mọ̀ kàyán gbọ́dọ̀ sọ́ra gan irú ìdánilẹ́kọ̀ọ́ tí yíò mọ̀ gbọ́ èyàn gbọ́dọ̀ sọ́ra gan èyàn mọ̀ ṣẹ́rí mùsùlùmí ẹ̀sà ẹni ẹ̀sà ni mùsùlùmí mùsùlùmí èyí ṣe kówèrè kówèrè oye ẹni ẹ̀sà ni mùsùlùmí kìí kó kìí ṣe gbogbo ọ̀nà pàntírí kó kàmà kó pípé à ah, kódà ẹlòmí ò tún máa fi gbóyà pé òun máa ń gbọ́ sọ kíní so yóò tún wá má dìsì wá fún ọ pé kódà ó tún lè já ìmáàmù ló fẹ́ sàlàyé àdìsì yẹn fún pé ah, à anẹ́bí ní al-hikmatu dallatul muslim haythu kò ní kọ́kọ́ wádìí kí ni kílẹ̀ rí àdí sáàdì fi orin lẹ̀ kò ní kọ́kọ́ wádìí so yíò ní àkúrò àwọn mọ́n gbọ́ pastor kìíní ẹ̀ tí ìran musulmi tó máa ń sọ bẹ́ẹ̀ pé ohun èmì sí program sunday pastor kìíní torí òun máa ń rí àwọn òun máa kọ́lá ó ní òun máa ń láwọn nóòtì yóò ti máa sọ fún yín pé ibẹ̀ ni òun ti gbọ́ àlàyé màláìkà yìí ní pé alìmọ́nù bíi bil malaika pé nípé òun ó gbọ́yé nípé òun ò rí understand lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà but pastor kí ní tó ṣàlàyé ẹ̀ a ó farabalẹ̀ wọn so ó ní wọ́n máa depictions wá ọwájẹ́ kó yí wọn pé ó oh, in tí ń jẹ́ malaika ń bẹ́ ń tòótọ́ sára ọ̀ ẹ̀yìn kúrò ọ̀sẹ̀ sí ọlọ́run bàbáyìí

wọ́n wá ṣàlàyé wọ́n wá ṣàlàyé lọ fún wa àwọn wọ́n tún wá àwọn nǹkan tán fi ṣàlàyé islam yẹn wọ́n tún wá ń fọ́ wọn sí wẹ́wẹ́ kí yẹn lè mọ̀ pé mùsùlùmí o in tó ma fi jẹ́ islam làwọn nǹkan tán fẹ́ ṣàlàyé kí ni nǹkan aláwọ̀kọ́ òun náà ni pé kíyàn submit fọ́lọ́wọ́ ọba kíyàn submit fọ́lọ́wọ́ ọba pẹ̀lú tawhid alistislamu lillahi bi tawhid wal inqiyadu bi ta'ah Walbaro atumina shirki wa ahli so kíyàn submit sọ́rọ̀ ọba pẹ̀lú tawhid kéèsẹ́ pé eh, islamu muslim by name ara ẹ́ra àwọn ẹlòmí ìsinmi ò submit sọ́rọ̀ ọba wọ́n sì máa àwọn òsì rò pé mùsùlùmí náà bó ní wọn ò sí submit wọn ò sí jùpájú sẹ́lẹ̀ fọ́rọ̀ ọba bí wọn sí jùpájú sẹ́lẹ̀ fọ́rọ̀ ọba ni pé àwọn fẹ́ máa ṣe islam bó ṣe wù wọ́n ẹ fún yín téèyàn bá fẹ́ fún téèyàn bá fẹ́ fún bàbá yẹn lẹ́bùn ṣé ṣé n tí bàbá yẹn nífẹ̀ẹ́ lè yóò gbé lọ fún bàbá yẹn ni àbí nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ lápẹẹrẹ ìsìn ẹ̀wọ̀n pé bàbá yẹn nífẹ̀ẹ́ oyin gan so àmọ́ wọn nífẹ̀ẹ́ pa ìwọ wá nífẹ̀ẹ́ pa owó yóò láìpẹ́ oyin wọ́n wọ́n pé ah, ẹ̀bùn oní gbé lọ fún bàbá mi o yọ́n wọ́n jẹ́ pàǹtípàtípà náà ni ṣé tó bá gbé e débẹ̀ sí wọ́n ni ọmọ rẹ̀ ni ọ́ ara yóò gbọ́ torí ẹ̀ so but tó bá gbé oyin lọ Ọlọ́run bá ń sọ fún ọ walillahil mathalul a'la Ọlọ́run bá ń sọ fún ọ pé tó ń fẹ́ nì kó fi sí òun ni wọ́n sọ pé ara Ọlọ́run ní táwọn ma fi sí òun ni irú ẹni báyìí irú ẹni báyìí èyàn wá gbọ́dọ̀ máa tẹríba ìǹkọ́dà ní kíyàn tẹríba so ìǹkíyàd kíyàn tẹríba sí ìtẹ̀láṣẹ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ní a ẹmọ́ ṣe báyìí o kíyàn gbọ́rọ̀ sọ lẹ́nu so walbara'atu mina shirki wa ahlihi so kíyàn wá bọ́pá bọ́sẹ̀ kó ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ àti kó níbi ẹbọ gangan Sheikh Fawzan wọ́n ṣàlàyé àwọn ìtànfi ṣàlàyé Islam wọ́n ṣàlàyé fún alẹ́yọ kọ̀ọ̀kan ṣe wá rí ìtẹ́yìn wọn fi ń wọn ara rẹ̀ nìyẹn èyàn mọ̀ wọn islam rẹ̀ pé nínú gbogbo àwọn kan ti sàlàyé pé èyàn fi ma jẹ́ mùsùlùmí yìí bó mo sì jẹ́ ń bí kọ̀ọ̀kan ṣé ìmọ̀ mórogún papọ̀ mọ́lọ̀ ọba níbi ìjọsìn mi ń pe barahama tán ń pe nǹkan mi ọjọ́ pe nǹkan mi yàtọ̀ sọ́nà ọba ti kó fún yàwó wàlínkìyàdù láhù tọ́à èyàn gbọ́dọ̀ tẹríba pẹ̀lú fọ́lọ̀wọ̀n bá pẹ̀lú pé èyàn gbọ́dọ̀ ma sọ́lọ̀wọ̀n bá lẹ́nu kì í pé this is my own understanding of Islam àgbọ́yé Islam ti mi nìyẹn àgbọ́yé Islam ti wá òun ni báyìí báyìí báyìí ara ọ̀ àgbọ́yé ti ẹkọ́ la fẹ́ lò so èyàn wo èyàn tíyàn bá test ara ẹ̀nà pé wà lé ń kí yádùú láhùbí tọ́à kíyàn tẹríba fọ́lọ̀wọ̀n bá pẹ̀lú pé kíyàn ma gbọ́dọ̀ sọ́lọ̀wọ̀n bá lẹ́nu ẹni tí ó bá ṣetán láti lo islam rárá tó kàn fẹ́ jẹ́ mùsùlùmí tí ó ṣetán láti tẹ̀lé ìtọ́lọ̀wọ̀ bá sọ ó gún ní kó ń bí tẹ̀lé ẹ̀sìn ọlọ́wọ̀ bá so irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí o so walbara'atu mina shirki wa ahlihi kí wọ́n bọ́kwá bọ́sẹ̀ kó ń bí ẹbọ so kò bọ́kwá bọ́sẹ̀ kó ń bí ẹbọ ó ń pẹ́ra rẹ̀ mùsùlùmí ìyìn gbogbo rẹ̀ ẹbọ ní ṣe ni wọ́n sì pèyàn so wọ́n pè ní jami pé òun náà sì tún bá lábẹ́ ogun ah, jami wọ́n ni ah, òun náà ni a ni ah, kí a ló sún ọdé bẹ̀rẹ̀ gini ìbálájí bàbá àdáni náà lórí ń gbé kódà yóò tún wá sọ fún kódà yàrá mọ́sálásí gẹ́nà kó àwọn aṣọ egun sí ìṣẹ̀lẹ̀ o honestly ìṣẹ̀lẹ̀ dáadáa ẹ̀ tí ìrìbí táwọn egun ti ń kírun táwọn igbó mọ̀ kí n rájọ́ wọn fi hàn pé musulmi làwà náà tí wọ́n mọ̀ ní tàbí ẹlòmí tó ní musulmi lòun but nígbàtẹ́ sí ó kọ àṣà ẹ̀wọ̀n pé tẹ́lòmí ọmọ sọ náà ni pé nígbàtẹ́ sí tí ó kọ àṣà so nípò òun lòun ṣe so èyàn gbọ́dọ̀ bọ́kwá bọ́sẹ̀ kún bí ẹbọ ẹbọ ti àbí àwọn ẹni tán pé ọlọ́wọ́ bá ní so kíyàn bọ́kábọ́sẹ̀ gbogbo rẹ̀ bọ́ ní kíyàn bọ́kábọ́sẹ̀ kún bẹ́ ẹbọ ní ewu gan wọ́lá èyí fẹ́ bọ́ sí àwàdà èyí tó bá ti dẹ̀rọ ẹbọ èyí fi báyàn sí rárá ara pé wọ́n kàn gbé kíní wá fún yín ní alájá pé ọlọ́mọ́fà rẹ̀ sèyàn wípé àwọn pásítọ̀ náà so àwọn gbogbo àwọn patient náà rí wọ́n rí gbogbo àwọn ọ̀ràn patient kìí wọ́n ní àwọn fẹ́ bẹ̀lọ́n fún yín kama bẹ̀lọ́n fún mi kama lọ kama kóra wọn lọ kódà tó bá fẹ́ di pé wọ́n fẹ́ tún fẹ́ mọ́ lagidi tẹ́mì yàn bá bọ́ lórí pé yàn hàn ẹ má lọ ẹ má kó bá mi o tẹ́mì yàn bá bọ́ ń bi bẹ̀ èyàn kú lórí tawhid nù sẹ́mọ̀ bẹ́ ó kú lórí pé kò fẹ́ jọ́sìn fún nǹkan mí àtọ̀sọ́lọ́wọ́ bá nìyẹn so in tó fi ṣe pé àwọn ọmọ èèyàn náà ẹ wá imagine bàbá tí ò lágbára mọ́ ìyá tí ò lágbára mọ́ àwọn ọmọ wà lágbọ́yé tàwíìdì bàbá ń wò bàbá ò lè sọ̀rọ̀ bàbá kan wò náà kò sẹ́ni tí kò sẹ́ kọ́nà má fi ààrẹ ṣe wá ní bàbá wọn náà bí i àwọn pé à ah! ó sì mọ̀ pé òtọ́pọ̀ kò sí tí ó ṣe a máa ní pastor ẹ̀sùn mọ́rí ẹ̀bá àgbàdúrà fún yàwá so wọ́n wá ń pariwo pé pẹ̀lú pé Jésù ọmọ Ọlọ́run ni ọya òun náà sí àmì ìwọ́n sí àmì àmì ẹ̀dìjú ni ẹ̀dìjú ni òun náà adìjú adìjú lẹ́yìn bàtán bá tún wá sára fún ta pé irú àwọn ṣe rí wọ́n tún wá sọ fún pé irú àwọn kéèsì báyìí àwọn níbi táwọn ti máa ń tírítì ẹ̀ lọ́tọ̀ so ní pé tẹ́bà gbéyàwó pé àwọn comrade Comey Johnson ẹ̀rí Comey Johnson ní pé àwọn wọ́n tọ́ ìsọ́nà bẹ́ẹ̀ ṣe rúlù ṣọ́àbùtàn wọ́n jẹ́ kẹ́mù so èyàn búrò púpá bọ́sẹ̀ kó nù ẹbọ àtàwọn ẹlẹ́bọ náà kí a má lẹ́lẹ́bọ lọ́rẹ̀ mo ní ọ̀rẹ́ kan kódà wọ́n ti padà fi jẹ́ olórí àwọn aláwọ̀ nílùú kìnnìkan sìn pé àmú e kò síbàtá tó bá wà lọ ní ọ̀dọ̀ ní mìíràn dé sí ara ò ẹlẹ́bọ̀ gbọ́dọ̀ dé sọ́dọ̀ rẹ̀ ò so gbogbo òróró ẹbọ yóò máa fi pa àwọn mara ilé rígàn ni so gbogbo rẹ̀ ẹbọ kódà tó bá fẹ́ tẹ́lẹ́bọ bá fẹ́ búyàn lẹ́bùn yóò tún bún pé pé òun ti á fẹ́ mọ́ lọ sílùú òun padà bọ̀ ní tóun fẹ́ fi ṣe ọlẹ́bùn ni pé sorógùn yìí babalababa wọn ló fóhun so kò sì sílé tí èyàn fi kọ́ tábúrú tún wọnú òun pé òun rí òun ìgbà tó ń wọnú òun ráwọn sá òun kẹfí ahẹ́ pé aburú kan bọ̀ ìgbàwólábúrú bọ̀ náà tẹ́lẹ̀ àdánwò mọ̀ sí ẹ̀nà ni wọ́n kẹfí báburú bọ̀ pé ìrún ogun tó ń gbélẹ̀ yìí pé mọ́ fi rólè rẹ̀ pé ìran omi ń gbóná tí a bá lè wọ́n lú kínú níbi ìjòkó tó wà so àbí kíyàn lọ jù sátàn lójú rẹ̀ báyìí pé tírí mi lọ rẹ̀ rẹ̀ o so kíyàn bọ́ pábọ́sẹ̀ kún bí ẹbọ anábi Ibrahim náà sí náà ṣe gbogbo náà lámà anábi Ibrahim so ibi ta ti fẹ́ bẹ̀rẹ̀ dárúsù nínú ní pé kàmẹ́ta bá rọ́ Ibrahim gẹ́bí anábi Ibrahim gẹ́gbó sí bọ́ pábọ́sẹ̀ alayhi salam walladhina ma'ahu minal mushrikin bá ṣe bọ́ká bọ́sẹ̀ kú lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ anábi ibrahim ẹni tàà sọpá ń tẹ̀lé ohun èé ṣẹlẹ́bọ wa ma kana minal mushrikin anábi ibrahim èé ṣẹlẹ́bọ so bóò ni wọ́n tó ń jẹ́ musulmi bóò ní ṣe wá sí pé ẹbọ ní bá nú ẹrù rẹ ìwọ ló lè tó ń gbé sábẹ́ pílò ẹ̀kẹ́ ẹlòmí ò fẹ́ bá ara tẹ́bẹ̀dì àbí ò fẹ́ bá alájá tẹ́bẹ̀dì ẹ̀ ẹlòmí yóò gbọ́n mẹ́rin báyìí bẹ́ẹ̀ni ó rú sókè ní pé ogun bá jábọ́ ọlọ́run bó ní ṣe ọlọ́run bó ní ṣe pín tí wọ́n bá wọn àdẹ́wò tí ó ṣèyàn tí ó fẹ́ di pé gbogbo àwọn kan báyìí lè yóò máa ṣe èyàn fi Islam lẹ̀ díẹ̀díẹ̀ nù so kàmá ó ti ẹ̀kọ́ pé èyàn fi Islam lẹ̀ díẹ̀díẹ̀ àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ pé eléyìí ò nípinnu Islam ni o so kama tabarwa ibrahim gẹ́bà nabi ibrahim ṣe bọ́kwá bọ́sẹ̀ walladhina ma'ahu àtàntàwà pẹ̀lú rẹ̀ minal mushrikin wọ́n ni kama qala ta'ala gẹ́bà náà bá ṣe sọ fún àpé qad kanat lakum uswatun hasana àpẹẹrẹ dáadáa ń bẹ fún yín fi ibrahim àpẹẹrẹ dáadáa ń bẹ fún yín lára nabi ibrahim kèése eh, lára ẹni tí ń ṣẹbọ

kíyàn jìnà sáwọn ẹlẹ́bọ kama kóòrò yẹn kama kóòrò àwọn ọmọ yẹn ẹwà àwọn anábì ọlọ́wọ́ bá àwọn anábì ọlọ́wọ́ bá tún máa ń bẹ̀rù fáwọn ọmọ wọn nífà wajnubni wa baniya an na'buda al-asnam ìta anábì Ibrahim sọ ni so bó lẹ́mí yóò sì wá balẹ̀ a ní ìgbà kan wà ilé kan wà tí wọ́n tẹ́nìkan gbẹ́ngbà kan ibi àwọn ilé tẹ́wọ́n fi rẹ́ntì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ báyìí aṣọ ló wà ń bẹ̀ wọ́n tún wá ya bí àwọn ogun ń bẹ̀ pé ah, ẹ sì ń gbélé ìtorí Ọlọ́run bóòlì yóò sì mọ́ aburú gan ní kí ẹ̀mọ́ gbélẹ̀gbẹ̀ ológun so àpẹẹrẹ pé nǹkan ti ṣe Islam yẹn gan náà tí ó fi bìkítà pé ah kódà mùsùlùmí mi tí mọ́nì rẹ̀ bá tó bá rí mọ́nì rẹ̀ dáadáa agbègbè tí church bá wà mẹ́ ó pé àwọn ah, òní lè gbé so yóò ní àwọn ah, òní lè gbé bíbáyìí bẹ́rẹ̀ pé ibi tí ò bá sí chọ́ọ̀chì ní kẹbà wọn wálé sí o ṣùgbọ́n ẹlòmí ẹ̀dàkùn kò sí tó kẹ̀mí o ibi ẹ̀dàkùn ibi tí ó bá chìpù tí èyàn máa ń ta èyàn máa ń ta ẹ̀sìn rẹ̀ nítorí ayé ni alẹ́lòmí gan inú àwọn ilé tán tún kọ́ sínú chọ́ọ̀chì inú gẹ́ẹ̀tì tán gẹ́ẹ̀tì mọ́nú chọ́ọ̀chì báyìí ó ní òun ẹbá òun gbà àwọn church gbé kalẹ̀ fún ọ̀nà lọ́wọ́ ni wọ́n náà wọ́n ò gbé kalẹ̀ fún ọ̀nà lọ́wọ́ wọ́n gbé kalẹ̀ fún ìṣìnà ti ẹni ìwọ́n náà sí ah, àwọn léwà bẹ́ẹ̀ náà tán fi rent dáadáa inú compound church kọ́lá ó wà ládùúgbò yìí dáadáa náà so inú compound church báyìí lẹ́wà wọ́n sì fi rent ẹ wá rí mùsùlùmí náà yóò ní kóní ah, ẹ wá wò pé mùsùlùmí ìwọ mùsùlùmí kí ló súnmọ́ débẹ̀ wọ́n ní ẹ̀ kò sówó ní bọ̀ tó ń fẹ́ gbalé tó nice kò sí ó ní ìwọ̀n fẹ́ gbalé tó náìsì sí kò wá gbalé tí ò dá gan kò mọ̀ rí ìsìlámù sí lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí sí kò pẹ́ ọ̀ so kó sì máa bẹ̀rẹ̀ ọba fún kó tún ìṣesí rẹ̀ sí kó jẹ́ kó lè dájú bẹ́ẹ̀ lọ so wọ́n ní idh qalu li qawmihim inna bura'a'u minkum wọ́n sọ fáwọn yẹn pé à ní kankan sí pẹ̀lú yín wa mimma ta'buduna min dunillah wọ́n ní tabarra'u minhum wọ́n bọ́kwá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn èèyàn wọn min ma'budatihim níbi àwọn nǹkan tán jọ́sìn fún wọ́n ní kàfàrùnà bíkùn wọ́n láṣe kèfèrí sí kíyàn tó lè jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ kèfèrí sí àwọn nǹkan tán jọ́sìn fún yàtọ̀ sí Ọlọ́run Ọba kíyàn tó lè jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ kèfèrí kìí ṣe pé ẹn èmi gbàgbọ́ nínú Ọlọ́run Ọba but kí ah àti sọ pé ìgbàgbọ́ ẹ̀ lè díẹ̀ pé àbíá ọ̀pá Ọbàtálá yẹn tó tọ́ tàbá wọn tó is a mythical something eh àti ní pé òun rí pé ọ̀pá yẹn tó tọ́ gbogbo oríṣiríṣi tàn tán lọ sáwọn èèyàn àwọn ọmọ lórí àbí níbi fíìmù tẹ́lòmí ti kókókókó ẹbọ níbi fíìmù ní pé ah ẹgbẹ́ gbogbo àwòrán tó mọ̀ ìyà ní pé gbà pé ẹbọ ẹbọ nǹkan nǹkan aláwọ̀kọ́ nǹkan kan tó mọ́ ni ẹbọ nǹkan tó dọ̀tí ni ẹlẹ́kẹ̀ẹ́sì wọ́n ni pé wọ́n tún ma pọ̀jọ́ ìgbà pé ìgbà tó bá wù wọ́n lẹ́lẹ́sẹ̀ tó wù wọ́n pé ọyá orígbà tó dọ́fẹ́ ní ó wọlẹ̀ àwọn ọlọ́pàá wọ́n wá wọ́n kọ́kọ́ wọnú wọn ọkọ̀ wọ́n rí pé kò sí ńbẹ̀ ó kàn tó jáde ni ó wá fọ́ báyà wọ́n ni ẹlòmí kan ti há àwọn ọfọ̀ tí wọ́n lónú fíìmù pé so mọ̀ pé in tó sọ ní pé apẹtẹkẹ kíníkàkíníkà àwọn kéèké àwọn ní ma sọ síra wọn wọ́n ma sọ síra wọn ọya apẹtẹkẹ kíníkà ọya ọya wọlẹ̀ mú ní wọlẹ̀ àpẹẹrẹ tí yíò bá kò lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ni wọ́lá àwọn kíní àwọn kíní yìí àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí wọ́lá nǹkan tó yẹ kó mọ̀ bàyàn lẹ́rù gan bó ní ó ṣe rí lọ́jọ́ ọgbìn dé kí ẹ ma kọ́kọ́ náà kó sí ọlọ́mà aljanna o kí ẹ ma aljanna kan ọlọ́mà jẹ kò tí ẹ̀ sí sọ gan ọlọ́mà ìgbẹ̀ ẹ̀rin ni pé kan ọlọ́mà ma lọ náà in tí ẹ̀ fi gbọ́rọ̀ dúó lórí pé àníṣẹ́ ìsìláàmù lẹ́sẹ̀ ẹ̀ sì gbọ́dọ̀ ṣẹbọ tó bá ṣe máa sọ ń gbogbo ògbà pé ìbá kú ẹ má ṣẹbọ àwọn anábí ọlọ́mà bá máa ń sọ náà a sọ fún wa last week in bá kú kílẹ̀ ma sin tí ma kú tán ọlọ́run ni o àbá àwọn tẹ́yàn náà bá ti rí lórí islamu tẹ́mi yán balẹ̀ pé tọ́ ọlọ́run èmi ti ṣe nǹkan tí mo ní kápá ìyókù ọwọ́ ọlọ́run bá ló kù sí so wọ́n ni kafarna bikum wa bada baynana wa baynakumul adawa ó ti wá bẹ̀rẹ̀ láàrin wa àti yínsìn ọ̀tá wal bagdo àti ìkórira ẹwùn kan èyàn gbọ́dọ̀ ní ọ̀tá sí wọn a ti ṣàlàyé nǹkan tí ń pè lọ́ta ọ̀tá kọ́ ní pẹ́kọ́ amẹ́nitọ̀ wọ́n sì ní ọ̀tá náà lẹ́jẹ́ wọ́n dà pé ilé pasojọ́nù ákàn sí láàrin oru ara ọ̀ ìpé tí ẹ̀bá dé ọyá ẹ̀ẹ́sọ náà sí ẹ̀kọ́kọ́ dísù ní ẹ̀kọ́kọ́ wọ́n gbogbo àwọn páànù tó ẹ̀rí ọ̀tọ́ ó tún nílé lálá ẹ̀kọ́kọ́ wọn gbogbo àwọn pánù pánù aluminium tó ṣe ẹ̀wọ̀n lú ẹ̀kọ́ ìjálẹ́kùn lára ọ̀ ìtàn pè pé ìpẹ́fẹ́ rí ní ara ìtàn pè pé kíyàn mú wọn lọ́ta kọ́ ní kíyàn mú wọn ni pé yes ẹni yìí ní mú lọ́rẹ̀ tí ó fi wá kó bá mi ṣùgbọ́n ẹni tí ó tí ó la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid-din àwọn tí wọn ò gbógun ti inú ẹ̀sìn Ọlọ́run ọbọ̀ kọ pé kẹ́ dáadáa sí wọn an tuqsitu an tabarruhum wa tuqsitu ilayhim ní pé kẹ́ẹ̀sì dáadáa sí wọn kẹ́ẹ̀sì máa ṣe dédé pẹ̀lú wọn so tí ò gbógun ti yín kò ní ìdíkẹ́ kí àwọn ọmọ ní oye wọ́n ti ní ah, mo ti gbọ́ mo gbọ́ nínú jòkó ní pé kí ní wọ́n ni a mú yín lọ́ta kásì mọ́ kórìíra yín ni ẹ lọ dá lọ́nà kẹfín ara ọ̀ nǹkan sọkọ́ nìyẹn gbogbo so ilé gbogbo àwọn ẹ̀kọ́ tán nabi sallallahu alaihi wasallam kọ́ wa ni lára àwọn tó tọ́ka sílẹ̀ òun ni pé láyà nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam fẹ́ yí káàbà padà kánàbí wá kọ lórí kọwàáìdò ibrahim but anabi sallallahu alaihi pé káwọn àbí oríṣìí nǹkan báyìí ó kàn fẹ́ jẹ́ orí gbogbo àwọn ẹ̀sà láàrín sọ pé òun ò bá yí padà bọ̀ òun bẹ̀rù nǹkan táwọn èèyàn ó sọ bákan náà nẹ́bí sallallahu alaihi wasallam Mẹ́kà táwọn mùsùlùmí lẹ ẹ̀rá nẹ́bí sallallahu alaihi wasallam kìí ká ní ọya ìwọ lọlé àbílàábí gba wíńdò wọlé yanjú ọ̀tọ̀ ọlọ́run kó má ni so ibi táwọn musulmi bá ti lẹ àwọn náà mọ̀ ara wọn ni o wọ́n sì máa tọ ojú ọ̀nà tó tọ́ láti fi dáàbò ara wọn so walbagdọ́ àti ìkórira abadan a ma ní ìkórira isi láyéláyé ni o hatta tu'minu billahi wahda títí dáfi gbàgbọ́n nù ọlọ́wọ́ bá nìkan ṣoṣo wọ́n ni wa qala ta'ala ọlọ́wọ́ ẹ̀ ní ráwọn èèyàn kan ẹwọ́ ayà yìí qawman annakiratu fi siyaqi nafi wọ́n ni la tajidu qawman ẹ̀ ní rẹ̀ àwọn èèyàn kaká yu'minuna billah dan gbàgbọ́ nínú Ọlọ́run Ọba wal yawmil akhir àtọ́jẹ́ àkàyìn yuwadduna tí wọ́n ma nífẹ̀ẹ́ man hadda Allaha wa ẹni tí ń gbógun ti ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ ẹni tí ń mú ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ lọ́ta ẹ ní láwọn olùgbàgbọ́ ẹni tó gbàgbọ́ nú ọlọ́run bá àtọjọ́ kan yìí kan ò ní nífẹ̀ẹ́ rẹ̀ níbẹ̀ walau kanu aba'ahum kódà kò bá jẹ́ pé ní ìhun jẹ́ bàbá rẹ̀ ẹwọ ọlọ́run àṣẹ ọlọ́run ọba ju gbogbo nǹkan lọ ọlọ́run èèyàn tún wá gbọ́dọ̀ gbé ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rẹ́ ìmọ̀ sọ gbọ́nà ọba ju pọ̀ bí sí èyàn gbọ́nà ọba ju gbogbo nǹkan lọ ẹlùmí ni a ah, ẹgbẹ́gbà ah, ẹ̀ kí ló kọ rẹ̀ bàbá àwọn ti wá ní kóhun fi Islam lẹ̀ báyìí àwọn pastors ni gbogbo àwọn ga ni olórí chamber ọ̀dọ̀ àwọn pé bàbá ti ní kóhun wọn mọ̀ bọ̀ wá kóhun wájọ́ inquire kóhun mọ̀ fáwọn ọmọ ọjọ́ lórin wọ́n ti ní kó ma bọ̀ wá pé kò sí tó ń fẹ́ sí ara ọ̀ ara ọ̀ èyàn yìí máa ṣe dáadáa sáwọn òbí yàn kódà àwọn òbá jẹ́ kèfèrí ìṣe dáadáa yẹn òkú ò ìrẹ́spẹ̀tì wọn òkú ò ìní ìbáwọn lò pẹ̀lú dáadáa òkú ò ṣùgbọ́n àsíbẹ̀síbẹ̀ náà èyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ní ìfẹ́ ìfẹ́ tó jọ mẹ́tẹ̀sìn àbí ìfẹ́ tí ó wà bó ìyẹ̀kúfùrù tí wọ́n ń ṣe yẹn lẹ́mìíyàn so walau kanu aba'ahum kó náà wọn bá jẹ́ bàbá wọn aw abna'ahum kó bá jọ ma yàn aw ikhwanahum àbí kó bá jẹ́ gbọ́n àbábúrò yàn aw ashiratahum kó bá jẹ́ mọ̀lẹ́bíyàn àwọn tán báyàn kan tán bá sọ pé la tattakhidhu aba'akum ẹ má máa mú àwọn bàbá yín wa ikhwanakum àtàwọn ọmọ yá yín awliya ẹ má máa mú wọn lọ́rẹ̀ẹ́ ẹ má máa mú wọn lọ́rẹ̀ẹ́ ẹ má máa mú wọn ní olùkúmára in istahabbu al-kufra 'ala iman tán bá nífẹ̀ẹ́ kèfèrí lórí imani ẹwọ̀n kẹ ẹwọ̀ bọ́lọ̀ bá tó ṣe lọ ń bí in istahabbu al-kufra iman tó bá ṣe pé irú àwọn bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ kèfè ìjẹ́ kèfèrí àbí kèfèrí lórí ìgbàgbọ́ ẹmọ́ mú ọlọ́rẹ̀ ọlọ́wọ́ ni wa man yatawallahum minkum ẹni tí ò bá wá gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu tó wò pé àbábá òun ni so kò fẹ́ gbé ọlọ́wọ́ ọba ga lórí gbogbo nǹkan nìyẹn so wa man yatawallahum wa qala ta'ala lọ́wọ́ bá tó sọ pé ya ayyuhal ladhina amanu la tattakhidhu aduwwi ẹ má mú àwọn ọ̀tá mi wa aduwwakum àtàwọn ọ̀tá ti yínà ẹwọ́n tọ́nà ọba sọ ọ̀nà ọba ni la tattakhidhu aduwwi ẹ má mú àwọn ọ̀tá tèmi ní kíni wa aduwwakum ọlọ́run ni ìbọ́tọ̀ ọlọ́run eh, ti ẹni kèfèrí tèmi náà ni ibi kèfèrí ọlọ́run ni fílẹ̀ ilẹ̀ mélòó mélòó kèfèrí tí ó wà l'Àlùjánnà ah. ah, ẹlòmí sọ bẹ́ẹ̀ ẹlòmí sọ bẹ́ẹ̀ pé mélòó mélòó kèfèrí tí wà rẹ̀ dájú mùsùlùmí ọlọ́tọ́lọ tí ó wà l'Àlùjánnà ẹlòmí ìsìn fi Islam lẹ pẹ̀lú ọ̀rọ̀ kí ẹ mọ̀ sọ pé kèfèrí ẹmọ̀ pé ń pọ̀ ọlọ́run bá ní rọ́nù ọlọ́run bá <laughs> wa aduwakum awliya ẹ má mú wọn lọ́rẹ̀ o hadha huwa tawhid Shaykh Fawzān ní in tán pè ń tawhid ni in tọ́lọ̀ ọba torí ẹ̀rà nẹ́bí ni in tí in Kùránì là ń kà fún alátẹ̀kàn ilá ayà mélòó láti kà fún abáyì 1 2 3 4 5 6 5 náà so aka ayà márùn fún anú Kùránì gbogbo ẹ̀ sì ń sọ fún wa pé mọ́ mú wọn lọ́rẹ̀ mẹ́ kílùkọ́ rẹ̀ bọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ wọn ayà márùn fa ó sì jù bẹ́ẹ̀ lọ so àpẹẹrẹ pé ìtọ́lọ̀wọ̀n bá fẹ́ ìtọ́lọ̀wọ̀n bá fẹ́ fún wa nìyẹn ìtọ́lọ̀wọ̀n bá fẹ́ nìyẹn ọlọ́wọ̀n bó fẹ́ ká sínà ọlọ́wọ̀n bá fẹ́ kí Islam tá ń ṣe kó dúó bíyàn bá bá tàwíìdì lọ́dọ̀ ọlọ́wọ̀n bá ó sórí rẹ̀ o tíyàn bá bá tàwíìdì lọ́dọ̀ ọlọ́wọ̀n bá ìmọ́lọ̀wọ̀n bá lẹ́yọ̀ kan tíyàn bá rí gbé lọ́dọ̀ ọlọ́wọ̀n bá a ó sórí rẹ̀ o tíyàn bá sì sòfò rẹ̀ a ó sòfò وأصفه ذلك هو الخسران المبين ولهذا هو التوحيد ونرين توحيده الذي أمر الله عز وجل به طلعوا بقوالا سيري وبموالات أهله أما تتواجن توحيد موالره wa amara bil bara'ati min ash-shirki wa ahlihi Ọlọ́run bá sì pa wá láṣẹ ká bọ́pá bọ́sẹ̀ kó nú ẹbọ àtàwọn ẹlẹ́bọ li'annahu yunaqidu tawhid torí pé ń yapa tawhid wọ́n ní wal islamu lahu nawaqid lẹ́yìn bàtún sheikh Fawzān ti sàlàyé definition islamu ta fún wa wọ́n ti wá fọ́ sí wẹ́wẹ́ in tí islamu kó sínú wọ́n ní wal islamu lahu nawaqid islamu wá láwọn nǹkan tó ma ń bá jẹ́ o faqad yadkhulu al-insanu al-islam èyàn lè wọnú islamu tó tọ́ lákín ṣùgbọ́n yóò kó sáwọn kẹkọ̀ọ́kẹ́ tukhrijuhu minal islam tí ó gbé e kó nù islam wa huwa yadiri òun náà mọ̀ pé àwọn nǹkan yẹn gbóhun kó aula yadiri àbí kó mọ̀ so ó súnmọ̀ pé ìyẹn lè mọ́ mọ̀ pé nǹkan gbéyàn kó nù islam kan yóò sì kó nù islam náà síbẹ̀síbẹ̀ náà èyàn lè máa mọ̀ pé gbogbo kónú islam yóò sì gbé kónú islam náà ẹ̀yin tọ́rọ̀ yẹ́kẹ̀ fún wa faqad yadkhulu al-insanu al-islam lakin yartakibu ashya'a tukhrijuhu min al-islam tí ó gbé kúrò islam wa huwa yadiri ó lè ma aw la àbí kó ma so ọ̀rọ̀ la yadiri sheikh ó padà sàlàyé àwọn kan tó jọ mọ́bẹ̀ wọ́n ni fa yajibu ala al-insan wọ́n ló pọ̀dá lórí yàn ma'rifatu hadhihi an-nawaqid kí yàn mọ̀ kí láwọn nǹkan tó ba islam yẹn jẹ́ wọ́n wa hadha ibrahim wọ́n lànàbí ibrahim nínà alayhi salatu wassalam khafa ala nafsihi min ash-shirk orí ọlọ́wọ́n bá khalilullah ala nabi ibrahim ẹni tọ́nà ọba pínlẹ̀ ẹni tọ́nà ọba lákónú náà so khafa ala nafsihi min ash-shirk anabi ibrahim gan páyà fúnra rẹ̀ lórí ẹbọ ma'annahu huwa alladhi kasara al-asnam gẹ́gẹ́ bó ti ṣe pé anabi ibrahim fúnra rẹ̀ ló ká àwọn ère ó fún àwọn ère wa udhi fillah fara ní nítorí ọlọ́wọ́n bá ma'a hadha síbẹ̀síbẹ̀ anábì ibrahim ní ah, àwọn ti jagun tawhid ń lówà in ta báwọn ilé gúnpọ̀ ẹ̀ṣẹ̀ kékeré ó dáhùn lójú pààrọ̀ ọmọdọmọ òun lọ wọ́n mọ̀ sí islam lọ ni sí pé kí ni ma ń ṣẹlẹ̀ dáadáa yóò wà so wani ma'a hadha lam ya'man ala nafsihi Ànábì Ibrahim ò fẹ̀mí balẹ̀ ah, ah, ẹ̀yin tẹ́ ti mọ̀ tawhid tí wọ́n ń ẹ̀ tí wọ́n ń kọ́ sáàkùnà wákùnlẹ̀ Islam kí nílò òun hansi náà Fathul Bari ah, òun ṣẹ̀ jáde ń sin ni òun náà mọ́lẹ́bọ̀ ara wọn náà wákùnlẹ̀ Islam ń kà fúnra so òun sẹ̀ tún lọ wo tafsiru kìníkan tafsiru Shashrawi nke òun wo òun tó sánẹ́dì kan tó dàrú so gbogbo àwọn nǹkan yìí nínú mọ̀ náà ló wà ọ̀ kódà yìí tó yẹ kí ẹ̀nà máa lé ni ètò yẹ kí ẹ̀nà máa lé ni pé gbogbo àwọn ọmọ yìí náà ló yẹ kí ẹ̀yàn wà àwọn àbá máa ń ka Sahih Bukhari láti bẹ̀rẹ̀ dé pin o kódà àwọn máa ń ka jẹ́ kan lọ́ngbà mi wọ́n ka Sahih Bukhari láti bẹ̀rẹ̀ dópin gbogbo àwọn kan yìí náà ló yẹ kí ẹ̀yàn máa sálàpá ti but sẹ́ni tí ó wá fún alukọ̀ náà wá fìdí Islam tí ó gbọ́yé tí ó kọ̀kọ̀kẹ́lẹ̀ tí ó ẹ̀rí kwà oríṣiríṣi ìwé kíní so sẹ́ni ní ọ̀lẹ́wà ní sọ Bukhari yóò mọ̀ sùn ni so yí so but gbogbo àwọn kíní ìlàlóyẹ kíyàn ní ẹ̀mí ọkàn mọ̀ pé à ah, àwọn náà ó kà sọ Bukhari ọkàn so a kà lórí a sì ká parí pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rẹ́ so wọ́n ni wọ́n ni lamma ra'a kathrata shirki wọ́n ni wọ́n ni wajnubni wọ́n ni wọ́n sọ pé bí mi jìnà wa baniyya àtàwọn mi an na'budu al-asnam ní pé ká jọ́sìn fún ère adlalna kathirun minan nas láyé ìgbà nabi ibrahim lélẹ̀ ìbá ipé àwọn ère yíò wọ́n ṣì àwọn èèyàn púpọ̀ lọ́nà ẹ wò báwọn ère sì ṣe ń ṣì àwọn èèyàn lọ́nà tó ń sìn ṣe rí irọ́ ni pé àwọn ìbò ò ah, they are far thinking <laughs> you know, you know they, are not, they are not like us ah, irọ́ ni o irọ́ ni pé ìbò ṣẹbọ àwọn ìbò láwọn ère ah, ó kàrí pé ṣe rí àwọn onígbàgbọ́ pé àwọn ń ṣe bọ̀bọ̀ ẹbọ náà wọ́n ń ṣe ó kàn dàbí àwọn zodiac signs táwọn èèyàn ṣe ń sìn ẹwà àwọn zodiac la ilaha illallah subhanallah alazim orí social media lórí social media láyé sí báyìí wallahi zodiac sign àwọn èèyàn ṣe what is your sign what is your zodiac sign pé kí ló kọ rẹ̀ zodiac sign ni pé àwọn kìíní ìràwọ̀ gbogboro àwọn nǹkan bẹ́ẹ̀ ló ti gbáyé lónìí láàrin àwọn ọ̀dọ́ e, àwọn tí àwọn èbó tó máa ń sọ páwọn kódà ẹlòmí ó lè gbà pé òun gbàgbọ́nù ọlọ́wọ́ bá wà láyé sí ṣe yóò gbàgbọ́nù zodiac sign wọ́n sí dáadáa gan kí ní ẹ̀pọ̀ gan so wọ́n sí dáadáa gan sẹ́wọ̀n gan irọ́ ni pé àánú ìyànà àwọn ìbò ń bọ wọ́n bọ èrè o wọ́n sì ń bọ odò dáadáa wọ́n ń bọ èrè bẹ́ẹ̀ bọ́ sí pọ̀ tó nìyẹn kí ẹ̀mọ́ òpin kìníkan kìníkan irọ́ ni Áfíríkà ń bọ tí wọ́n ní gbangba ni àwọn èyẹ tún wá bọ àwọn oh, sightseeing àwọn á ṣe wọ́n wá wòran ni so wọ́n wá wòran ni àwọn ṣẹ́dùn rẹ̀ hàn ẹnú wá wò náà bẹ́ẹ̀ sí wá wòrán náà wọ́n bàbàrà yẹun náà ni ìrìn ẹbọ náà ni ṣádùrí hálì náà ìrìn ó lè jẹ́rìn ẹbọ so wọ́n bàbà ẹ̀rẹ́ kódà wọ́n lè débẹ̀ gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n ni here when you get here you bow àwọn náà bow pé oh so cool so àwọn náà bow pé bow when you get here you give money to the idol ṣe pé gbogbo tó wọ́n ṣe òun wò pé àwọn saisi náà ni ó ti sa isi ìjá sí so ẹwọn kan so gbogbo rẹ̀ bọ́ta wá ní bíbà gbogbo ẹ̀bá sì máa rí lọ́dọ̀ wọn náà nìyàn so bá sì máa rí lọ́dọ̀ ó tún wá burú jù bẹ́ẹ̀ lọ àwọn tún wá ní àìnígbàgbọ́ sọ́lọ́wọ́ ọba gbogbo náà àìnígbàgbọ́ sọ́lọ́wọ́ ọba tó tún wá láwọn ẹ̀ka àwọn ẹ̀ka àwọn ẹ̀ka oríṣiríṣi so eré sí àwọn èèyàn lọ́nà gan-an àwọn èèyàn ń bọ eré àwọn èèyàn ń bọ eré dáadáa àwọn èèyàn ń bọ eré so ẹ̀rẹ́ lò mí kódà ẹ̀rí mọ́mú mí in tí mọ́mú mí ní lẹ́nu èrè aláwọ̀ mí gan ní nínú èrè ọ̀sán yìí kéré o ẹlòmí ilé èrè èrè ní bá ń sọ yìí sọ̀rọ̀ ẹ̀sán yìí ó nílé awo ó nílé awo tí ma ń wọ́ ọ̀rọ̀lẹ́ ọ̀rọ̀lẹ́ but wallahi wallahi nǹkan tí mo ń sọ yìí mo máa ní kìí ṣe pé kíní ó lè fẹ́dà wípé àrí pé ó wà dáadáa ni torí incident kan ṣẹlẹ̀ ńgbà kan so nílùú kan ni àwọn ìlú gbèríko ìgbèríko ìgbèríko yẹn náà ni so àwọn àwọn tẹ̀blígì náà ni àwọn tẹ̀blígì ti dáwà àwọn èèyàn jù ni so kàn máa lọ jáde máa jẹba kí mọ́sálásí so wọn ò ní pé àwọn èèyàn sẹ́sìn wọn ò ní ṣe ẹkan pé kí ẹkàn máa wá sọ pé Allah ẹ̀ọ̀kan ni òun ló dá sánmà òun ló dá gí òun ló dèrè so gbogbo àwọn kan máa ẹkàn máa sọ gí <laughs> oyi so ó sàṣẹ́lẹ̀ pé ìmámù wọ́n ká pé ìmámù nílé awo yóò dídí ìmámù wọn nílé awo nílùú gangan oríṣiríṣi iṣẹ́ náà lọ́sà lọ àwọn tẹ̀bí gẹ́ẹ̀ẹ́ mọ́ bá tó kìníkan kìníkan oríṣiríṣi lọ́sà lọ ń pa incident yẹn so àtàwọn mí àtàwọn mí náà so à orí imans a ní àwọn kan tí wọ́n sọ fún mi pé àwọn kírun bì kan àwọn kíjí máa ń bì kan pé wallahi ìmọ́mù ń pọ̀fọ̀ lórí mímbà rí ẹ̀tọ́ àmọ̀ ẹni wọ́n wá tún ẹni wọ́n ti mọ̀ pé yífẹ́ ní pé mi lè mẹ́fẹ́ sí kó orí bẹ́ẹ̀ àbí rí bẹ́ẹ̀

òun náà oríṣiríṣi àwọn àwọn míì kó lérè kó lóríṣiríṣi kó láwọn nǹkan olúgbóhùn láìlà ọ̀rọ̀ olúgbóhùn yìí náà ìmáàmù mi o ìmáàmù mi lórúgbóhùn in tán sọ nìyẹn ẹ bí àwọn ẹbọ yìí bó ṣe àwọn èèyàn lọ́nà gẹn débi pé tó yẹ kán máa jẹ́ aṣíwájú ẹ̀sìn àwọn náà bá ń di ẹbọ àwọn náà lọ́rọ̀ àwọn gẹ́rẹ́ tó wá ń gbẹbọ lẹ́yìn ẹwùn kẹ so ọ̀rọ̀ lànàbí Ibrahim sọ pé Rabbi innahunna adlalna kathiran minan nas wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà ẹ̀wọ̀ Sheikh Hasan wani wa hadha al-mawdu' wọ́n ni ṣe ráyè yìí nawaqidul Islam àwọn nǹkan tí ma ń ba Islam jẹ́ qad ihtamma bihi al wọ́n ní anábi ibrahim nígbà tó rí ọ̀pọ̀lọpọ̀ ẹbọ wà kathratal maftunin àtàwọn tí wọ́n ti dánwò pẹ̀lú ẹbọ so khashiya ala nafsi anábi ibrahim ó bẹ̀rù fúnra rẹ̀ pé eh so wọ́n ní kó sí báyìí wal insanu bashar ọmọ èèyàn ni wá ó lè gbé èèyàn pé ah, ọlọ́run kọ́nà wọ́n fàdẹ́wò sí èèyàn ni àdẹ́wò a ní eh, eh, ẹ try ibi náà ẹ tún try ibi náà ìwọ tó bá tún wá try ibi tán ní o try ó a di pé alágídí pé ọ̀sáfẹ́ kí bàbá kú náà ní ọkọ̀ orógún jẹ àbí <laughs> eh, gbogbo bára jẹ́ ó sí lọ náà ló ń sá ọkọ̀ orógún jẹ àbí whereas in ti ń fẹ́ fún wọn ni pé kán má kú lórí ẹbọ pé àwọn onígbà ẹ̀ nígbà tán bá tún wá rí ipò lọ wọ́n tún wá gbé wá bọ́ pé ẹ àrí ẹ̀fẹ́ lọ ni àwọ̀ kúgbó yóò ròyìn lójú ni àwọn àfáà ti wọ́n tà ṣe wọlé ni èyàn ni kánmọ̀ wọlé ni o kánmọ̀ wọlé ni so tọ́nà bá tún wá ṣe tí rẹ níbẹ̀ bá lówó gan ẹgbẹ́rún àwọn àfáà báwọn kọ́lá ìran àfáà méje wá òun kálukú sì ti po ohun tí ó gbé fún ó ti po wá ìrìn àfá méje lé wá pé ah, àfá kìíní ni àfá kìíní ni so aláwọ̀kọ́ kọ́kọ́ sọ̀rọ̀ pé òun rò ní so ìrìnà kìíní kan méje lòun ṣe sí kìíní kan ẹwọ kan ọbẹ̀ àwọn kan tó bá jẹ́ nǹkan olóróró lẹ́mọ̀ fi jẹ ìbá mí gan èédú lẹ́nu mí mọ́ gún pọ̀ bí àwọn kan dúdú bí àwọn kan dúdú eléyìí ẹ fi sín gbẹ́rẹ́ sí wọn ẹwà lẹ́nu mi wọ́n ti wá sín gbẹ́rẹ́ sí gbogbo agbárí ẹwà gbogbo ah, àwọn náà ìwọ́lọ́lù ti fìyà so àwọn fàṣà tó lágbára gan so wọ́n àti sí gbẹ́rẹ́ sí rí àtẹ́bá rí agbárí mi wọ́n láti bá rẹ̀ lòmí ẹ̀rù pé ó lọ prison wọ́n fi àjẹ́ ni wọ́n ti sí gbẹ́rẹ́ sí gbogbo ara kò síbì kan tó kù lára tí wọ́n sí gbẹ́rẹ́ sí ẹwọ̀n kẹ so ọmọ òun gbọ́dọ̀ kú ẹlòmí wọn ah, ọmọ òun ṣe wàhálà kan tó rọmọ bí ọlọ́run fẹ́ dánwà wò náà ni

funfun pupa ẹ̀tùn orí dúdú ẹ̀tùn àwọ̀ ọ̀rùn ọmọ wọ́n ti kìíní kan sí báyìí bí àwọn wọ́n ti wé lásọ dúdú báyìí sẹ́yìn rí ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n tún wé báyìí wọ́n tún wé tó bá tún rẹ̀ wọ́n ní ẹ̀sìn sí lámújẹ̀ ẹ̀bá ti sin ẹ̀fì kìíní ìra ẹ̀sìn sí lámújẹ̀ ẹ̀sìn gbogbo ohun tàbá ti gbogbo àti gún ẹ̀bá ti sin ẹ̀fì ẹgbúríwá òun wọ́n láti lámújẹ ẹwùn kan so gbogbo òrin ẹbọ gbogbo òrin ẹbọ ló pọ̀ láwùjọ wa so but ẹlòmíì kò ní rí so ẹlòmíì ò ní rí ọlọ́run bó sì sánú ẹlòmíì pé ah òun náà wò pé gbogbo kíní yìí káwọn bọ́pá bọ́sẹ̀ kún bẹ́ẹ̀ so but ibi tẹ́lòmíì tí tún bọ́pá bọ́sẹ̀ kún bò mí látara ìgbẹ́sìn yé ó lè tún lọ kó sí mi gan ẹlòmí lè mọ́ kó sí pé ẹ̀hùn náà lè gbogbo ìdọ̀tí ni gbogbo àwọn ẹbọ wọn but àwọn òròrí tóhun gan ní lágbárí gan ìròrí kúfúrù ìròrí ṣe kèfèrí sọ́nà ọba òun è ṣe gbogbo àwọn ìdọ̀tí yẹn but òun ní èméjì ń pa ìgbéǹde òun ka nígbé I was when I was in England I was opportune to read some books pé ẹ̀yin lè má ti kà wọn wéyàn so ní pé òun ọlọ́run tí ẹ̀yẹ́ kíyàn ọlọ́run ní jẹ́ kíyàn lè rí ìka ní yọ́ ní pé òun láwọn òwe kàkà nígbà tó ń wà ní England so wọ́n ṣàlàyé àkíkọ́ life gangan so reality of life wọ́n ṣàlàyé pé reality of life and afterlife oníbẹ̀ lòun ti wá rí pé àwọn philosopher padà come to conclusion pé kò sí gbẹ̀ǹdé mọ́ and the only way the conclusion was con convincing it was convincing enough so ní pé ní pé wọ́n fi àwọn kẹka sí so ó ní ọkọ́lá So mọ́ sọ fún pé kọ́lá ọ̀sáàs tẹ́yìn náà bá ká gan ọ̀yẹ́ so ọ̀nà ọba mọ́já fi islamu lẹ́wọ̀n wọ́n ní wal insanu basharun wọ́n ní walladhina waqa'u fi shirki basharun in tó yẹ kí ẹmọ wọn gbogbo ní abara ni wọ́n náà àwọn tó kó sẹ́bọ ṣe irin ara làwọn ní àbí abára làwọn náà ọmọ èèyàn bí jẹ́ náà làwọn náà so wal insanu la yuzakki nafsahu èyàn gbọ́dọ̀ máa fọ̀mí ara rẹ̀ pé ìsìláàmù ah, yìí àwó kú lórí àrọmọdọ́mọ́ ó tún kú lórí ẹni no èyàn mọ̀ gbàdúrà rẹ̀ èyàn wà máa rí àwọn ọmọ èèyàn lórí ẹ̀ pé kán rí ìsìláàmù sí wọn lẹ́mì wọ́n ni wala bala alayhi al-khawf èyàn gbọ́dọ̀ máa páyà pé eh, eh èyàn ti ń súnmọ́ o kò sì sẹ́ni tí ò ti súnmọ́ kò sẹ́ni tí ò súnmọ́ kú pé eh, kò sígbà tí ò lè ṣẹlẹ̀ o kíyàn síra dáadáa pẹ̀lú Ọlọ́run Ọba ni o kíyàn má sorogún pẹ̀lú Ọlọ́run Ọba ó sì wá sí pé ẹlòmíì tí ó ṣẹbọ níbẹ̀rẹ̀ ayé ẹ̀gán tẹ́lòmíì bá wá dàgbà ẹbọ yóò tẹ́lẹ̀bọ látara ọmọ ẹni tí ó ṣẹbọ rí níbẹ̀rẹ̀ ayé rẹ̀ gan tó tún wá dẹ́lẹ́bọ látara ọmọ ẹlòmí ó dẹ́lẹ́bọ látara rẹ̀ so ìdí èyàn gbọ́dọ̀ máa páyà eh ìtí ń súnmọ́ o kò sẹ́ni tí ò súnmọ́ fún àtẹni tó dàgbà àtẹni tó kéré kò sẹ́ni tí kò so ojoojúmọ́ báyìí ojoojúmọ́ báyìí ń súnmọ́ sí náà ní kò tí ò lè ṣẹlẹ̀ so yíò mọ̀ bẹ̀rù ara rẹ̀ pé à ah, tóun bá lọ kú lórí ilé yìí àbí tóun bá lọ tóun bá lọ tóun bá máa wọra àwọn tóun bá lọ kú lórí nǹkan tó jẹ́bọ ó tánú ọ̀ wọ́n ni aktharu mimma yakhafu ala nafsihi èyàn búrọ̀ máa pààrà lórí ẹ̀sìn rẹ̀ ju bó ṣe ń pààrà lórí ẹ̀mí ara rẹ̀ gan lọ wa ala malihi bí yàn ṣe ń pààrà ju bí yàn ṣe ń pààrà ju lórí dúkìá rẹ̀ gan lọ wa ala haramihi bí yàn ṣe ń pààrà lórí nǹkan tó jẹ́ èèwọ̀ rẹ̀ lọ wọ́n ni wajnubni wa baniya na'budal asnam rabbi innahunna adlalna kathira minan nas wọ́n ní wa hadha al-mawdu' wọ́n ní ẹ̀rí tọ́pìkì yìí nawaqid al-islam wọ́n ní qad ihtamma bihi al-ulama àwọn olùmọ̀ ti gbárùkù ti nawaqid al-islam qadiman wa haditha ní tipẹ́tipẹ́ àti ní ìgbà yìí wa huwa jadirun bil ihtimam in tó sì ní bùkátà sí kẹ́yàn gbárùkù ti ni fa'allafu fihi muallafat wọ́n ní fa'allafu fihi mu'allafatun mustaqillah àbí mu'allafatin mustaqillah wọ́n ní wọ́n kọ àwọn tírà tí wọ́n fi dásà lẹ́sà àwọn nǹkan tó jọmọ́ nǹkan tí wọ́n gbìyàn kónú islam wa ja'ala lahu baban fi kutubil fiqhi wọ́n wá wọ́n ní abala fún àwọn ìdájọ́ ẹni tó bá fẹ̀sìn lẹ̀ ẹ̀rí wọn so ìdájọ́ ẹni tó wá fẹ́ sílẹ̀ kúfùrù náà ń fọ́nká fláyà kúfùrù náà ń lọ lọ́nbọ̀ tán fọ́nká gbogbo tó yẹ kí ẹ̀dàkùn òun là ń kọ́nà wákìlì ìsìláàmù yìí náà ń fọ́n fláyà kúfùrù ká wàláì fláyà kúfùrù náà ń lọ lọ́nbọ̀ tán fọ́nká tán pín so kò sẹ́ èèyàn kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ìsìláàmù tán pín fún so wọ́n ni fa'allafu fihi mu'allafatin mustaqilla wọ́n kọ àwọn tírà tán dásà lẹ́sà fún àwọn ǹkan tó lè gbìyànkú nùsùlá wa ja'alu lahu baban wọ́n tó wá ní abala fún fi kutubil fiqhi nínú àwọn tírà fiqhi yusammunahu wọ́n ma ń sọ ní babu hukmil murtad abala ìdájọ́ ẹni tó bá fẹ́ sílẹ̀ wa dhakaru fi hadha àwọn afẹ́ ma ń dákọ lábala yìí nawaqidul islam àwọn nǹkan tó lè ba islam jẹ́ wa hukma man waqa'a fi shay'in minha àtẹni tó bá bọ́ sínú kankan nù rẹ̀ zakaru anwa'an wọ́n dákọ̀ náà kathiratan tó pọ̀ minan nawaqid ní àwọn nǹkan tó mọ́ ba islam jẹ́ allati la but àkíyèsí kan tí yẹn múlọ sàkíyèsí ni pé èyàn gbọ́dọ̀ sọ aga àwọn fíkìl tó máa dákọ pé fíkìl ìtìlàfàt tí ò ní mójútó tí Ọlọ́run bá sọ kí lànẹ́bì sọ ìrọ̀rùn fíkìl ìtìlàfàt yẹn lè ní irú àwọn nǹkan mí tó jọmọ́ ìsìnkọ́sà ká pé wà ajázahu hanafiya àwọn hanafiya tó so ẹbọ wọ́n ní àjáza so in tó fi in tẹ́yàn yẹn múlọ̀ wà kíáfù gan ni ẹ so tí ẹ bá tún tó báyé pé lẹ́wàkú islam yẹn fẹ́ lọ kọ́ nínú àwọn tíra fíkíù pé o tún gbọ́dọ̀ mọ̀ tíra fíkíù tó fi kọ́ o pé torí gbogbo àwọn ẹlẹ́bọ yìí àwọn ẹlẹ́bọ láàfàfà àwọn ẹlẹ́bọ láàfà o wọ́n láàfà tán máa ń ṣe tán máa sọ fún wọn pé wọ́n ló tọ́ so ní kó tọ́ pé kíní yóò àwọn ọkọ̀ àwọn ẹlòmíì tán sọ pó tọ́ náà wọ́n lé ní al-haytami kó sọ kó tọ́nà so ní pé ẹ́ nígbé àbí àwọn èèyàn pé wọ́n ní ìṣẹ́gáta tó bèèrè nígbé tó tọ́ ni kí ẹ máa lọ wá gbàmígbàmí níbi sàárè wọ́n ló tọ́ so èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fáwọn tán tírítì ọ̀rọ̀ òsúlẹ̀ sí bí àwọn bí àwọn ọ̀rọ̀ ìtìlàfáà àti ara ò so èyí o ma rí inú àwọn tíra fíkí omi bẹ̀ àwọn ẹ̀rẹ́ bọ wọ́n ma ní àjázahu so àjázahu mọ̀nà àjázahu wọ́n ní àṣúhà wọ́n ní àṣọ́hà wọ́n ní wọ́n kójọ wàbáyanúhà wọ́n sára yẹrẹ wàbáyanú hukman man waqa'a fi shay'in minha wọ́n wá sàlàyé ìdájọ́ ẹni tó bá kó sí kankan nú ẹbọ náà lè anna dìínà wọ́n ní pé torí pé ẹ̀sìn o huwa awwalu daruratil khams torí pé ẹ̀sìn ni àwọn nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó jẹ́ pé dandan dandan dandan márùn alẹ́tì àwọn nǹkan dandan èyàn gúrò dáàbòbò so sheik wazan pé àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èyàn kan márùn kan wà tíyàn gúrò dáàbòbò tíyàn gbúdọ̀ tíyàn mójútó tí Islam wá mójútó wọ́n wá ní ẹ̀sìn ní aláwọ̀kọ́ nú gbogbo ẹ̀ wọ́n ẹ̀sìn ويجب أن يطبق الحكم أو أن يطبق الحكم على المرتدين wọ́n gbọ́dọ̀ máa apply àwọn àdájọ́ lórí àwọn tó bá fẹ́ sílẹ̀ al-kharijina 'anil islam àwọn tó fi islam lẹ̀ kí ni ìdájọ́ àwọn tó bá fẹ́ sílẹ̀ wọ́n ni qala sallallahu alaihi wasallam wọ́n ni annabi sallallahu alaihi wasallam sọ pé man baddala dinahu ẹni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà fakotolú nípa ẹ̀pá ẹlùmí ní ilé ah, ilé freedom of religion kò sí ní jẹ́bẹ̀ ọlọ́run ọba ló gbọ́dọ̀ jọ́sìn fún ẹ̀sìn Islam ló gbọ́dọ̀ sí pé people have right. freedom of thought no we are so gifted our intellect as human being you know ní pé intellect yìí lọ́nà ọba fi ṣàánú wa lórí àwọn ẹranko pe intellect yìí lọ́nà fi ṣàánú wa lórí àwọn ẹranko so you know so many theories theories philosophical theories ló ti jáde látara látara làkàí so ẹfẹ́ àwọn ẹlẹ́ ẹ̀kẹ́ ní freedom of thought àbí ẹjẹ́ kánsẹ́sìn tó mọ̀ ara ò so ọlọ́ọ̀bá ni wa qatiluhum hatta la takuna fitnatun wa yakuna ad-dinu kulluhu lillah so ọlọ́ọ̀bá ní gbógun ti wọn títí tí ò ní sí fìtínà gbogbo ẹ̀sìn tí ò jẹ́ tọ́lọ́wọ́ bá èyàn ọmọ wò pé ṣe ìwọ tó wá kírùn ṣáìtán o bá ń lọlé láàrin ògiri ló bá jọnù pàdé o ti wá gbọ́ pé man badala dinahu faqtulu pé ẹni bá yẹ́sìn padà ẹ̀pa ni ò sí ṣe wọ́n náà ń bá wípé ó sáré yẹjú jọnù kọ́rọ̀ ara ọ̀ má kó bára rẹ̀ ara ọ̀ so in tí wọ́n sọ àwọn tó jẹ́ olórí so a ẹni tó ti ẹ̀fẹ̀ sílẹ̀ ní eléyìí ẹ tó fẹ̀sìn ilẹ̀ lélẹ̀ so olórí ní ó ṣe kíni olórí ní ó yanjú rẹ̀ so olórí ní ó yanjú rẹ̀ pé ah, ẹ fẹ̀sìn ilẹ̀ wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ ń Saudi dáadáa ẹ̀lúmí ni òun di christian kálọ bẹ́ẹ̀ lérí òfin Islam wọ́n lòun tó gbé tí wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ó ṣẹ̀sìn di ẹ̀fẹ̀ ẹni tó ti yọ àyọ́mọ̀ àwọn èèyàn ń ṣẹ̀sìn di pásíjì ni jáde wọlé pé last week ah, ìgbà ó tẹ̀ lòun jẹ́ muslim náà ó là pé upper last week ni christian lòun tún ṣe ní the last next week tó tẹ̀lé so ara so káwọn yẹn máa sọ ẹ̀sìn di nǹkan eré bọ́ọ̀lù so lára àwọn nǹkan tán fi gbé kalẹ̀ kò wá sẹ́sìn tí ò lélẹ̀ kò sí ẹ̀sìn tí ò lélẹ̀ pé ẹ́ eh, islam yìí ti léjù àwọn yìí ti léjù kí ó dé fàwọn èèyàn lẹ̀ ẹni tí ń sọ pé ẹ̀fàwọn èèyàn lẹ̀ òun ni tó fẹ́ gbà ń bẹ̀ ìwọ mùsùlùmí tó rìrí ò pé ìwọ náà tí wọ́n ń gbé lẹ́yìn pé pastor you, you said right <laughs> so ní pé ah pastor ọlọ́run jẹ́ ká gbà yín pẹ́ nígbẹ́ interfin nídi irú yín láwùjọ wa náà ní pé ah ní pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn correct èmi náà rí sí tó you see our affairs gbogbo àwọn kaba ilẹ̀ lómi wọn sọ so so kí ló bẹ́ ohun tó ń ní tó lájẹ́ndà tó bẹ́ gbà ń bi pé kó ní kẹfà àwọn èèyàn lẹ̀ ẹ fílẹ̀ kóhun rí wọn wọ́ sínú ìjọ àgùntàn kó dolùsọ́ fún wọn so in tí fi ń sọ pé kẹ́ fi wọ́n lẹ́nu ìwọ́n náà tí wọ́n mùsùlùmí tó mú wá kẹ́sì kún yíwa ní àá ẹ̀sọ́ òtọ́ ni òtọ́ lẹ́sọ́ tòótọ́ alẹ́lùmí ogun tó mọ́ kwẹ́sàn mọ́ mọ́sálásí pé kí wọ́n àwọn christian ṣe tó bad tó bẹ́ in tó bad tó bẹ́ náà ni pé òun ìjọsìn fọ́lọ́run kò ha so ẹ wá nínú àti nínú Tawrah ni àti nínú ni Ọlọ́run bá sọ kalẹ̀ so ní ni tó bá fẹ́sìn ilẹ̀ ní pé pa nìna ṣe Leviticus àbí àbí tó bá ilẹ̀ ká pa nì bá fẹ́ mọ́ ní ẹ̀yin mùsùlùmí wà nù wé tí ilẹ̀ ilẹ̀ wà nù ẹni tó bá fẹ́sìn ilẹ̀ ká pa nì wọ́n sì ń se bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ láwọn ìlú tí christianity wà England ní gbogbo ẹ̀ wọ́n mọ́ pa àwọn èèyàn sí èsè ni tó bá fẹ́ sílẹ̀ so but the modern world tó gba freedom láyé ni o ni o fama so so eléyìí o gbọ́dọ̀ fi ṣà ìpín ẹmọ̀ bá dala dínà fún fàkùtùlù ẹni tó bá fẹ́ sílẹ̀ kan pa ni bọ̀ ìwọ́kọ́ o pé à ah, ọ̀nà pé lágbàjá ó ti lóhun ọ̀sẹ̀ sí mọ́ ẹlákùn lẹ́yìn ṣáì so nígbà lẹ́yìn ṣe àwọn bá ṣe bí ó ṣe dínú rẹ̀ kó tó dáàrọ̀ là so ní pé kán lọ kán nígbà sẹ́yìn lọ́bẹ̀ tó pán ara ìtàn sọkọ́nù o so ìtàn sọkọ́nù yẹn so gbogbo àwọn àwà báyìí ní ma pọ̀ tí àwọn mùsùlùmí bí àwọn kírímínà báwọn tẹ́rọrìsì pọ̀ ìtàn sọ nípa àwọn olórí káwọn olórí gbá mú kásìkí nìkan yanjú ẹ̀ so wọ́n ní wàkọ́lá sallallahu alaihi wasallam wọ́n nabi sọ pé la yahillu damu mri'in muslimin ní pé kò tọ́ láti tẹ̀jẹ̀ musulmi sílẹ̀ illa bi ihda thalath àyàfi pẹ̀lú kan nínú kan mẹ́ta wọ́n ní annafsu bin nafsi ẹ̀mí kan fẹ́ mímí wa thayyibu zari wọ́n ní tó ti ní àwórí tó ti lọ́kọrí so azani tó wá ṣe zina wa tariku li dinihi wọ́n ní tó fẹ́ sílẹ̀ al mufariqu jama'a ẹni tó ṣe kí ni tó yapa jama'a wọ́n ni wà shahid intafisẹ̀ níbi ni pé wà tariku li dinihi pé ẹni tó bá fẹ́ sílẹ̀ alimufariku li jama'a tó fi jama'a musulmi lẹ̀ wọ́n pàánìyàn so ẹni tó fi ẹ̀sìn lẹ̀ wọ́n pàánìyàn so ilé jẹ́ nǹkan tí a rí sàlàyé fún wa àwọn dọ̀rùrọ̀ tí yókù Sheikh Saleh Fawzan wọ́n sàlàyé rẹ̀ fún wa insha so kọ́nà ọba subhanahu wa ta'ala kó ṣe ìta ti sọ kọ́nà ọba kó ṣe láǹfàní fún wa kó mọ̀ sí ní ìbálẹ́jọ́ fún wa kọ́nà ọba kó jẹ́ ká lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfàní ń bẹ̀ so kọ́nà ọba kó ṣe wá ní mùsùlùmí gbogbo àwọn ọ̀tọ̀ ọlọ́run ẹwù ó fà ẹwù bá sí ń gbìyànjú tó láti ṣì àwọn èèyàn lọ́nà láti káwọn èèyàn tí wọ́n ń pín pé Jésù ọmọ Ọlọ́run ni ẹwùn kan so gbogbo tí èyàn fi gbọ́dọ̀ máa tí èyàn gbọ́dọ̀ máa tí ń ṣe nìyẹn o èyàn gbọ́dọ̀ máa tí ń ṣe o kí a gama wọ́wọ́ ọmọ èyàn kìíní kan àbí ìwọ gangan fúnra rẹ gan ṣé èyàn máa ń fúnyàn ní nǹkan tí ò ní ni ìwọ gangan fúnra rẹ gan èyàn níṣẹ́ tó pọ̀ láti ṣe lára yẹn kí èyàn tó wá rí àwọn ọmọ èyàn náà so kọ́lọ̀ wà kó dáàbò rẹ̀ bọ́ so tí bẹ̀rẹ̀ bá tí ó bá sí bèèrè hádà wallahu a'lam wọ́n tó zákún lọ fún náà ìdájọ́ tó wà fún pẹ̀sán kọ́nsìn ẹni tí kíyàn dìde kíyàn kíyàn dìde kíyàn fún ẹ̀sán ẹni tó dìde nísìn ìbẹ́ àbáyìn wọ́n wà láyé tó ga so wọ́n di so èèyàn dẹ̀ wà lórí ìjòkó so kí ni ìdájọ́ bẹ́ẹ̀ pé kíyàn wá dìde kíyàn wá lè dìde bá wọn lórí ìfúnṣọ́ wọn kíyàn lórí ok wọ́n wà ní àyè ìbọ̀lẹ́mí pé àyè tó ga ìyàn wà lójú kó báyìí ok so um, àwọn wà láyé tó ibẹ̀ ó ga ju ibi téèyàn jókòó sí lọ wọ́n ń bọ̀ àbí wọ́n ń bẹ́ẹ̀ wọ́n so ibi tó wá dúró sí ibẹ̀ yẹn ga ìyàn wà lọ pàdé wọn well nípa ọ̀rọ̀ kéèyàn máa dìde kíyàn àwọn afá sọ pé nǹkan tí ó tọ́ ni nítorí àdíthà nabi sallallahu alaihi wasallam pé man ahabba an yatamathala lahu rajul an yatamathala lahu rijalu qiyaman falyatabawwa maq'adahu minan nar nípa ẹni tó bá nífẹ̀ẹ́ sí káwọn èèyàn máa dìde fóun so kọlọ má yẹ̀rẹ̀ nù náà but wọ́n ní àwọn àyè kan tí ànábì sallallahu alaihi wasallam ti dìde àbí tó ti pa àwọn èèyàn láṣẹ kan sí kíni kí wọ́n dìde so lára rẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ń dìde pàdé ọmọ rẹ̀ Fatima oye so àwọn àfáà máa ń sọ ni pé tó bá yẹ pé irú bàbá yẹn àbírú ọmọ yẹn látara pé yẹn fẹ́ fi fẹ́ hàn àbírú nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ so wọ́n ní bóyá lẹ́yìn kò sí nǹkan tó ṣe so wallahu alam so in tó wà ń bẹ́ ni na wọ́n tó fẹ́ kún náà wa alaikum salam àwọn mọ́síkì bá tẹ̀ pé mọ́síkì àwọn táwọn pé àwọn kí wọ́n àwọn súfì ni èyàn mọ̀ pé mosque àwọn Sufi ni àbí mosque àwọn awam mosque àwọn Sufi àbí like àwọn máa ń ṣe káàrọ̀ pé mosque àwọn awam ṣàbọ̀ àwọn tí wọ́n tí wọ́n pé ìyàtọ̀ wà ní mosque Sufi mosque àwọn awam mosque àwọn awam ni pé àwọn kan ṣe Islam wọn ò dákàmà but mosque àwọn Sufi ni pé wọ́n ṣe Sufi wọ́n ṣe dáadáa wọ́n ṣe káàrọ̀ pé mosque mosque ni tí ok mọ́ sọ̀rọ̀ lọ náà so mosque um, wọn kí náà pẹ̀ sàmú kò wá jìnà sí so ìwọ ló bẹ́tà kíyàn ti kírun méjèèjì kò yé mi ẹ mosque ẹlẹ́kejì tẹ̀sán ẹ̀ sí mosque sunna ni sàmú tánjẹ́ bẹ́ ok um, at mosque yẹ wo àti sí àwọn àwọn àmìyàn tó yẹ pé àwọn ok, okay ẹn kò yé mi kí a lè fẹ́ ṣe gangan ẹfẹ́ kírùn èwo ni kíyàn ti kírùn ẹ̀ lè kírùn lẹ́yìn ẹlẹ́bọ oye tó bá nílẹ̀ pé ń ṣe ẹbọ ẹ̀ lè kírùn lẹ́yìn ẹlẹ́bọ oye èyàn lè kírùn lẹ́yìn ẹlẹ́bọ tó bá tíyàn bá ti mọ̀ pé yàn ń so àwọn irú nǹkan tó kó sí kèé yẹ bọ́lẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ lè kírùn lẹ́yìn ẹlẹ́bọ so èyàn lè gbé mùsùlùmí àtẹni tó jẹ́ kèfèrí èyàn lè gbé wọn sílẹ̀ fún kankan so but kò wá túmọ̀ pé èyàn wá máa lò lẹ́rí pé kírùn lẹ́yìn ẹlẹ́bọ ni kí èyàn wá tún wá máa irú ń sin báyìí kírùn mọ bá tiẹ̀ lọ ọyẹ́ jẹ́ kí irú ẹni tẹ́ sọ yìí kó gbọ́ngbọ̀kùngbọ̀ sí ọ so ní pé ajúrù ló wá kù tẹ́ wá ń sọ so àbíkọ́ àmọ́ pé ọkọ̀ àfáàṣẹ̀ rí ní oyé so ní pé ó dàpẹ́ ṣe ní àbí so ẹ̀wọ̀n àṣẹ alkọ̀ọ̀kan bí oyé èyàn gbúrọ̀ jẹ́ kí ó wá di bẹ́ẹ̀ èyàn gbúrọ̀ mọ́ ẹni tó jẹ́ ni ànù náà kí èyàn wá ní olùkọ́ pé rárá èyí gbọ́dọ̀ máa fi kan takora wọn pé ẹnigbà tó wọ́n ti lọ mọ́sálásí àwọn ẹlẹ́bọn ṣé wọ́n lọ mọ́sálásí ẹlẹ́bọ ni ṣé kó wọn a máa kírun bẹ́ẹ̀ ni ayé àsọ pé kó lọ kírun lẹ́yìn ẹlẹ́bọ bọ̀tí tó ń ṣe jù rún lọ ìwọ́n lòun tan máìkì ìdánmà fẹ́ bẹ̀rẹ̀ kìíní oye ṣẹlòmí ní tan máìkì ẹlòmí ní gbálẹ̀ ẹlòmí ní ojú ustaz ẹlòmí ní ó gbá ustaz gbá kìíní dé rí tébù so oríṣiríṣi nǹkan so wallahu a'lam